إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهله الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فرابة سبحانه وتعالى tí ó jẹ́ kó tó rọrùn fún wa láti kójọ pọ̀ láti dára wa lẹ́kọ̀ọ́ láti rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti wá ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba nípa in tí ó jẹ́ kálà láyé àti lálkìyàmà in tí ó jẹ́ kí a lè bọ́kù níbi àwọn ìròríkìròrí tó lè bá èèyàn àti alkìyàmà yẹn so nínú tírà wa tá ń bá lọ tírà Takhilul Aynayn بشرح عقيدة الرازيين so ti a sheikh obaid ibn abdullah ibn suleiman aljabiri so ibi ta dé ọ̀nà níbi ta ti ń ṣàlàyé ọ̀rọ̀ imamain aljalilain ní pé wa anna aljihada madin ní pé jihadi ó jẹ́ ti ń lọ so munzu ba'atha allahu nabiyahu jihadi ó ma ni so láti gbà tí Ọlọ́hun bá ti gbé annabi sallallahu alaihi wasallam dìde ila qiyami sáà ti di ìbátá yóò fi parẹ́ ṣùgbọ́n tani jihad mọ́ lọ pẹ̀lú ma'a ulil amri pẹ̀lú àwọn aláṣẹ ni o min a'immatil muslimin nínú àwọn olórí àwọn musulmi la yubtiluhu shay'un nǹkankan wọlé bàjẹ́ wal hajju kadhalik hajj bákanáà wa daf'u sadaqati minas sawa'imi ila ulil amri min a'immatil muslimin wọ́n ní bákan náà kíyàn máa fi zaka nínú àwọn sawa'im so wá ti sàlàyé kí ní jẹ́ sa'ima fún wa so kíyàn máa fi zaka àwọn sawa'im kíyàn máa fi ránṣẹ́ sáwọn olórí so bákan náà nínú àwọn nǹkan tó ṣe pé yóò máa lọ́lọ́ ni o nínú responsibility àwọn olórí ni nínú àwọn ẹ̀tọ́ tó yẹ kí a máa fún wọn ni so ibẹ̀ náà ni sheikh wa ń sàlàyé lọ so ibẹ̀ náà ń ká lọ fún wa nínú ọ̀rọ̀ sheikh tí wọ́n ti ń sàlàyé pé ókè o zaka tí a bá ti fó lórí kò ní ìdíkó ma wá wádìíkì so alaikum salam so kódà kìí sọ lórí gan lásán so a ń bèèrè ta sí tí a bá sí kílọ̀kọ́ rẹ̀ tí a bá tí yẹn bá fún yẹn gánzà ká gbébá àbí tí yẹn bá fún yẹn lówó kan gbébá mi ná sí bíbáyì so ìwọ ti gbalada o sì ma wá wádìí kí lóògbà tó ṣe pé ẹniyàn bá jẹ́ àmì ìlú so ó wà trustworthy ni wọ́n náà fi fún náà tẹ́lẹ̀ so wọ́n ni so wọ́n tẹ̀síwájú wọ́n ni wa idha lam yahtamma bi jam'iha wọ́n ni tó lórí ò bá ma tí ò bá ma gba àbí tí ò bá ma fi kíkó jọpọ̀ tí ò bá ma kàákún tó lórí ò bá ka wa alaikumus salam wa rahmatullah so tó lórí ò bá gba kíkó jọpọ̀ tí ò bá kàákún so walam yujannid a ah, jundan lijibayatiha bẹ́ẹ̀ sì ni kò kó àwọn ọmọ ogun jọ láti pé kán lọ máa gádà zaka wa alaikum salaam jùlọ so kò kó àwọn ọmọ láti pé kán máa gádà zaka walam yab'ath ummalan lidhalik bẹ́ẹ̀ sì ni kò tún gbé àwọn òṣìṣẹ́ kò gbé wọn ránṣẹ́ fún nǹkan yẹn wọ́n ni fa huna halan wọ́n ní irú irú ilé ìbáyìí sí sí méjì ló wà ń bẹ̀ wọ́n ní alhalatul ula ìsísí aláwọ̀kọ́ so tó bá ṣe pé olórí ó kàkún kò gbá àwọn ogun eh, ránṣẹ́ bẹ́ẹ̀ sì ni kò gbá àwọn òṣìṣẹ́ ránṣẹ́ káwọn gba zaka wọ́n ní fahuna alhalan wọ́n ní bíbá ìsísí méjì ni wọ́n ní alhalatul ula ìsísí aláwọ̀kọ́ wọ́n pé ó máa gbà lọ́wọ́ àwọn èèyàn àmọ́ tán bá mú ọmọ sí kíni ó ma ń gbà wa yasrifuha yóò sì direct ẹ̀ sí yóò náà sí fil masarifi thamaniya sí àwọn àyè mẹ́jọ almadhkura tó sì jẹ́ níná so wọ́n ni qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé innama sadaqatu lil fuqara zakari o àwọn tí ó ma tí èyí ma fún zaka ọ̀nà ni àwọn aláìní so àwọn tí èyí ma fún zaka ọ̀nà ni àwọn aláìní wal àwọn tó ṣe pé yìí tí wọ́n ní ò wọn so kò tó wal amilina alayha walmu'allafati qulubuhum àtàwọn tẹ́yàn fẹ́ fa ọkàn wọn sí islam wa fi riqab àti ìbọ́kùn lẹ́rọ ẹrú walgharimin àtàwọn tí wọ́n ti tẹ̀rì sí gbèsè wa fi sabilillah àti sójú ogun wa bini sabil àtẹni tí kò sí ń lú rẹ̀ tó ṣe pé a ah, ó ní hájà sí nǹkankan àbí ó ní hájà sí ọ̀rọ̀ kódà kò bá sí pé olówó ló jẹ́ ńlò rẹ̀ but ó ti lálàsí nílò ń lù so ibn sabil wọ́n ni alhálàtù thaniya so ó ma ń gbà tàbá mú wá bọ̀ kìí sí kú ma ń gbé yàrá sẹ́sì wọ́n ni alhálàtù thaniya wọ́n ni ìsẹ́sì kejì wọ́n ni ó ní sọ́rọ̀ méjì ihdahuma aláwọ̀kọ́ annahu la yataqabbaluha ní pé kò kí ń gbà wọ́n ni wà sáàníyà wọ́n lẹ́lẹ̀ kejì annahu idha urifa annahu laysa bi sahibi dhimmatin wa amana ní pé kèé sẹni tó wà trustworthy kèé sì sẹni tí ó ma ń pé responsibility faqad yasrifuha fi masarifi aw fi masarifa ghairi al-masarif ath-thamaniya so ó lè ná sí àwọn ibi tó yàtọ̀ sí àyè mẹ́jọ yìí so kò ní ná sí bí àyè mẹ́jọ tọ́lọ̀ bá fẹ́ ká yọ zaka sí ibòmí lòun mọ̀ náà sí wọ́n ni fahuna wọ́n ni níbi bayo yajibu ala sahibil mal ọ̀rọ̀ àyàn ní lórí ẹni tó an yasrifa sadaqatahu ní pé kí ó ná zakare fil masarifi thamaniyati almawjuda sáwọn àyè mẹ́jọ tí ó ń bẹ̀yẹn so kó fún ẹni tí kò ní ẹni tó ṣe pé kò tó so kò tó ní kí tó ẹ̀ kò tó ẹ̀ ausatun ni o ní pé kò tó ausatun nasi pé ẹni tí ẹni tó wà average nígbà ẹni tó yí pé ó wà average pé tí ó tó yí pé bó live life kò tó ara bóyá bí kó jẹ tààrọ̀ kó má jẹ tọ̀sán àti tààlẹ́ kéde pé ẹni tí sọ pé kò tó kò sẹ́ni tí ma ń tó kò sẹ́ni tí owó ma ń tó nà tẹ́lẹ̀ so kò sẹ́ni tí owó ma ń tó so wala yamla ibn adama illa turab so kò sí nǹkan tó lè tó lè fulfill ọmọ ànábì adama yẹ pẹ̀ náà ni ó padà ni ó padà fulfill rẹ̀ so but pé a hausa to nurse average people pé a ẹni average people èyí ó rí pé ha nǹkan ò tó fẹ́ ni but ah nǹkan ò tó fẹ́ mi náà ara ọ̀ so wọ́n ni lil fuqara wal masakin so yóò ná sí àwọn àyẹ̀yẹn ṣá àwọn àyẹ̀ méjèjọ yẹn so èyàn lè máa lọ́wọ́ tafsílẹ̀ nínú àwọn tíra fiqh wọ́n ni amma al-qismu thani so irú ẹni báyìí tó bá ti mọ̀ pé ẹni yìí kò ní ná síbi tí ọ̀nà bá fẹ́ ká ná sí ó mọ̀ ó mọ̀ ní àmàdájú kìí pé kò mọ̀ bí tí wọ́n ná sí ìyàtọ̀ wà láàrin méjì òkè má dá àwọn olùmọ̀pọ̀ kò mọ̀ bá wọ́n ṣe ná so sáà sí fún wọn lọ́mọ fún wọn lọ́mọ fún lórí kò mọ̀ bí wọ́n se ń ná ṣe ó sáà ti ń fún wọn ma fún wọn bọ̀tá ó mọ̀ pé wọ́n ti wọ́n ma ń ná sójú ọ̀nà dáadáa à ma fún wọn ó mọ̀ pé wọ́n ṣe kíni wọ́n èyí ná sójú ọ̀nà dáadáa wọn ò ní ná ara àti ara wọ́n ná síbi tí wọ́n sọ ni so wọ́n ní ibi báyìí ọ̀ràn yẹn lórí ẹni tó ní dúkìá yẹn ṣe à ń pé irú bíbáyìí ibo ni bíbáyìí tẹ̀ bọ̀ ibi tí wọ́n ti ṣe kíni ibi tí wọ́n ti béèrè fún ni ó yé wọn ò béèrè fún wọn ni wọ́n ti sọ sókè pé wà idha lam yahtamma tí olórí ò bá káàkún bí jam'iha láti máa kójọpọ̀ wa lam yujannid jundan li jibayatiha so bẹ́ẹ̀ sí ni kò gbá ogun jọ láti pé kán lọ gbà so irú ẹni bẹ́ẹ̀ ò kí n kò gbá but ẹmọ̀ pé tẹ́ bá fún kò ní náà síbi so kéèyàn náà síbi tó yẹ kéèyàn náà so but èyàn mọ̀ pé yóò náà síbi tí ó dá lọ fún ọ ní pa rẹ̀ lọ fún so wọ́n ni wà ámàl kìsmù thani wọ́n ni ẹ̀rí pé ẹlẹ́ẹ̀kejì o min al'amwali zakawiyya ní pé a ah, mọ́gbọ́dọ̀ mọ̀ mọ́gbọ́dọ̀ mọ̀ pé náà sí ara ọ gbọ́dọ̀ mọ̀ so ṣẹ̀rí ò lábọ̀ ọlọ́run ọlọ́run so wọ́n ni ámàl kìsmù thani wọ́n ní ẹ̀rí pín ẹlẹ́ẹ̀kejì ọ́ sí lọ máa wádìí náà ẹni tó bá fún zakatul fitri kọ́ ṣọ́ọ̀bù oúnjẹ ló fi rà yóò fi róúnjẹ yóò fi ròróró so wọ́n ní amal qismu thani wọ́n ní ẹ̀rí pín kejì o minal amwali zakawiya nínú àwọn dúkìá tí zakawọ̀ ka zakati naqdain gẹ́gẹ́ bí zaka àwọn ah, gold àti silver àtàwọn nǹkan tó rọ́pò gold àti silver wọ́n ni wà urúdì tìjára àti àwọn profiti owó so àwọn profiti owó tẹ́yàn ṣe wọ́n ni wà huliyul mar'a wọ́n ni àti ọ̀ṣọ́ obìnrin ala alqawli rajih lọ́rọ̀ tó tẹ̀sùn jùlọ wọ́n ni fahadihi ila rabbil mal wọ́lẹ́n tí ó yọ ilé ìwọ́lọ́yọ̀ fúnra rẹ̀ lọ́sì yọ fẹ́ni tó bá Zakia, gold àti silver so uh, that is owó tẹ́yàn ná so àti profit owó tẹ́yàn ṣe àti ornament àwọn obìnrin pé á ah, pèmínà ní góòlì kan so lọ mọ̀ ń parẹ́ ọ so sọ́wọ́ kílọ̀kọ́ rẹ̀ sọ́wọ́ zakia. so wọ́n ni fahadihi ila rabbil mal wọ́n lè ìfẹ́ni tó ṣe kíni fẹ́ni tó ní dúkìá ènìyàn wàlé ìsàtìl imam wọ́n ní kèé sí olórin ní ó dájọ́ ilé lákín ṣùgbọ́n o ìdàtọ́lá bá ha tó lórí bá request rẹ̀ ọya owó oyin náà àti owó oyin náà sẹ ìzàká owó oyin náà èmì ní àníma okó wá fún tí ma ń dá síbi tí ọlọ́wọ́ bá bá fẹ́ tó lórí bá fi lè request rẹ̀ iná dá gbogbo tẹ̀fsí lẹ́lẹ́gẹ̀ẹ́jì ìgbà tí ò bá request rẹ̀ ni o so bá ti request ẹ̀ ọgbọ̀dọ̀ fún ni bẹ̀rẹ̀ kí ni wọn ò ṣe wọn ò print manifesto àwọn ibi tán náà sí so kí ló kọ́ rẹ̀ manifesto kọ́ wọ́n ni lakin idha talabaha wọ́n tí wọ́n tó lórí bá request rẹ̀ fasam'an wa ta'atan agbọ́ a sì tẹ̀lé wala na'khudhuha a sì ní ṣe kí ni a nígbà walasna mas'ulin wọn ò sì ní bí wá hatta law dafanaha tahta turab kódà kó lọ bẹ́rẹ̀ ẹ̀ sábẹ́ yẹ̀pẹ̀ kó lọ sin owó yẹn àbí dúkìá yẹn kó lọ sin sínú yẹ̀pẹ̀ la yahummuna dhalik kò sí tó kàn wá pẹ̀lú rẹ̀ so wa bari'ati dhimmatu bi talabihi iyyaha minna ó ti bọ́kò lọ́rin wa pẹ̀lú pé ó ti request lọ́wọ́ wa yẹn adẹ̀ ti fún ó ti bọ́kò lọ́rin rẹ̀ wọ́n ni sheikh Ubayd wá tún fi nǹkan kún bí báyìí wọ́n ní kama anna min khasaisil imam wọ́n ní bákan náà nínú in tó jẹ́ in tó dásà lẹ́sà fún olórí o iqamatal hudud ìmá ṣe àwọn ìdájọ́ láwọn èèyàn lórí so ìmá gbé ìdájọ́ láwọn èèyàn lórí so ìmá ṣe iqamatul hadd ìpé ha ah, ìjìyàtẹ́ni ìtọ́sí ni so bẹ́ẹ̀ tó jalè kí wọ́n gé ọwọ́ rẹ̀ so tó bá yẹ pé ó tọ́ sí kí wọ́n gé ọwọ́ rẹ̀ so àbí ẹni tí ó ṣe zina so tó jẹ́wọ́ fúnra rẹ̀ àbẹ́ni tó parọ́ zina mẹ́yà so olórí ló máa ń ṣe kíni olórí ló máa ń ṣe iqamatul so olórí ló máa ń ṣe iqamatul hadd so olórí ló ṣe kìíní ni ó àwọn ìjìyà tí ṣẹ̀ríà fààlà sí so olórí ni ó mú ṣe ọ abẹni tó lórí báyàn wọ́n ni fala yajuzu li ghayrihi min ahadi ra'iyya kò tó fẹ́ lómi nínú àwọn لكن إذا أقام أحد الحد ṣùgbọ́n tí ẹni ká bá ṣe kí ni tó bá ṣe haddìyàn that is ó fi haddìyàn ó ṣe wà balaghal imam ó wá dé tí olórí fa aqarrahu olórí wá ṣe kí ni olórí wá jẹ́ ló ń tẹ̀ pé ah, á ìntọ́ sí dá gẹ́bẹ̀rẹ̀ iná sí ṣẹlẹ̀ láyà nabi sallallahu alaihi wasallam ni pé láyà nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn tí wọ́n ń ṣe dá àwọn sọ̀hábà gangan náà mú wọn balẹ̀ gangan fúnra wọn so tó bá sì dé tí wọ́n nabi sallallahu alaihi wasallam so nabi sallallahu alaihi wasallam o àkọsọ wọn kasi torí pé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ náà nìyẹn so torí pé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ náà nìyẹn so tó bá dé tí gbọ́ olórí tó lórí bá ní kò sí tó ṣe so kò sí náà tó ṣe so wani kama kana sheikhul islam ibn taymiya wani gẹ́gẹ́ bí ibn taymiya gẹ́gẹ́ bí yuqimul hudud gẹ́gẹ́ bó sí ma ń ṣe hudud wal imamu ya'lamu dhalik olórí sí ma ma wala yunkiru alayhi kò sí ní tako but ọ̀rọ̀ yìí in actuality tẹbá rubi footnote wọ́n mú reference fún but tẹ bá wò in actuality pé Ibn Taymiyyah náà wà nínú àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ pé ta ma ń sábà sọ pé àwọn hudud ta ma ń pọ̀ nínú ma sọ pé àyíntọ́jọ ma hàdù olórí náà yíò wọ́n sí so nínú Majmu' al-Fatawa nínú àwọn nínú àwọn maqalat Ibn Taymiyyah dáadáa so yóò ẹwà ó pé à ẹ̀ kí lọ́kọ̀ rẹ̀ kí ni wọ́n Sheikh Ubayd ní fásí in ṣe kò bẹ́ di rífà sí mi báyìí tán fi sí hamishin bí tàbà jùlọ yìí tán fi sí hamishin bí báyìí so wọ́n tó pọ̀ wà nínú albidaya wa nihaya ti ibn kathir so wọ́n ni tabawo page 728 but tabaka láti page 727 nínú albidaya wa nihaya ti ibn kathir wọ́n ni wà fi yawmil juma'a wọ́n ni lọ́jọ́ jima sáàbí àṣàrọ̀ rọ́jab nínú أعيدت الخطبة بجامع دمشق لصاحب مصر السلطان وني خطبة أو padà sọ́dọ̀ سلطان الناصر محمد ابن قلاوون so Muhammad ibn Qala ibn Qalawun so in tó ṣẹlẹ̀ ni pé àwọn ìfàǹfàsólú sí ìjẹ́ lórí ìṣẹ̀lẹ̀ gan láwọn àgbà yẹn bọ̀ ṣe rí Muhammad ibn Qalawuni gangan òun ni ó nífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ sìn òun ló nífẹ̀ẹ́ sìn òun ló fẹ́ ló fẹ́ pé ẹni tó bá ń sẹ́sìn ṣe pé ìmá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pé olórí olórí ò pé tán ò but eléyìí pé àwọn ohun súnà ṣe ọkùnmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kíyàn sí continue sí tarbiyya náà ọlọ́run lè padà fún wa rùn kàbẹ̀ náà wallahi wa ma dhalika ala Allahi bi aziz kò lè fọ́nà wà ara ti ara olórí tí ó pé àwọn súnnà dáadáa gan pé ah so ẹni yìí nígbà tó wá padà wá tó padà borí wọn so kó tó padà borí padà wọ́n ni fa fariha an-nasu bi dhalik wọ́n láwọn èèyàn sẹ́kìrì àwọn èèyàn dúnú pẹ̀lú rẹ̀ so àwọn èèyàn dúnú wọn kí ni wa kana yakhtubu li Qazana bi Damashq wa ghayriha min biladi Sham mi'ata yawmin sawa wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ṣe khutba ní Qazan ní Damashq wọ́n ní àti àwọn mìíràn nínú àwọn Sham ní pé fún 100 days so lẹ́yìn ìgbà tí ó tó gba khilafa padà wọ́n wa fi bukurati yawmal jumu'ah àfi bukọrọ ti yawmi al-jumu'ah wọ́n ni ní àkílọ̀kọ̀ rẹ̀ láàárọ̀ ọjọ́ jímà so wọ́n ni láàárọ̀ ọjọ́ jímà wọ́n ni al-madhkur tí a ti dákọ̀ síwájú yẹn dárọ̀ shaykhu Taqiyuddin ibn Taymiyyah rahimahullah wa ashabuhu ala al-khammarati wal-hanat so Sheikhul Islam Ibn Taymiyyah àtàwọn èèyàn rẹ̀ wọ́n yàbò àwọn forbes àtàwọn bá wọ́n ni fàkásàrò àníyàtà al-khumur wọ́n bẹ̀rẹ̀ sí ń fọ́ àwọn abọ́ kíni àwọn ìké mú ọtí so wa shaqqa dhuruf wa araqa al wọ́n dá àwọn tínú wa azzaru jama'atan min ahli hanati al-muttakhadhati li hadhihi li hadhihi al-fawahish wọ́n ní wọ́n tún fìyà jẹ àwọn tí wọ́n ní pọ́bù yìí wọ́n ní fàfàrí hannásu bí dáàlìkì so inú àwọn èèyàn dùn sí nǹkan tí àwọn Ibn Taymiyyah àtàwọn èèyàn ṣe so tẹ́ bá rí nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣe iqamatul hadd ní ní òdòdó sá ṣe tó ṣẹlẹ̀ kí àwọn tí ó wá jẹ́ tẹ́kẹ́ni tí ó mọ̀ pàṣẹ ẹ̀sìn kó wá padà gbá padà sùkún náà máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ẹ̀sìn kó máa sọ̀rọ̀ fáwọn èèyàn kí ní àwọn èèyàn wá dùn gan pé ah, ah so àwọn ọlọ́sí àwọn ilé àwọn ọlọ́sí wọ́n bẹ̀rẹ̀ sí lọ fọ́ dànù so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nínú reference tí wọ́n sọ mí báyìí wà ilá àwọn ọ̀rọ̀ Ibnu Taymiyyah pọ̀ gan ní pé olórí ló máa ṣe kí olórí ló máa ṣe iqamatul hadd so yíwáyìn so ní pé olórí ló máa ṣe iqamatul iqamatul hadd sọ̀rọ̀ Ibn Taymiyyah pọ̀ pọ̀ pọ̀ pọ̀ bẹ́ so láwọn tẹ́ kọ́lá Ibn Taymiyyah mọ́ tó rántí gan Ibn Taymiyyah sọ́nà Majmu' al-Fatawa ní pé kọ́lá wọ́n báyé pé àwọn olórí kọ̀ọ̀kan wọ́n wà láyé báyé pé ìwàlá ìjẹ́ ọ̀tọ̀tọ̀ olórí yẹn ló jẹ́ kí wọ́n ní wọ́n ṣe iqamatul hadd Ibn Taymiyyah tó sọ pé kò sí nǹkan tó sí so àtàwọn nǹkan mìíràn àtàwọn ọ̀rọ̀ mìíràn tí Ibn Taymiyyah sọ so níbi ìwọ náà sí tọwọ́ wà Nigeria ọkàn lọ sí ìkọmọ̀tọ̀lù haddini so ẹni tó jalè sí ní tàà sọ ní pé ẹni tó jalè ìwọ náà wà gbá mú mọ́wọ̀rẹ̀ mọ́wọ̀rẹ̀ so ní pé ó yá gé máa kí ó wá ẹgbẹ́ akéhùn dáadáa karamani so ó yá gé ìranù e àfáà kì farada so sí ìkàtà ń sọ nìí so ara ọ̀ tó rí kí ni òfin tí ẹ̀ ti kọ́kọ́ wà against the war gun in the first place so so òfin ti wà against the war tẹ́lẹ̀ pọ́ ọ̀gbọ́dọ̀ so òfin tí ẹ̀ ti kọ́kọ́ wà against the war tẹ́lẹ̀ pé ọ̀gbọ́dọ̀ sí ara ọ̀kọ́ nìyàn ẹlẹ́ẹ̀kejì òun ni pé mafsada bí tẹ́jìríbà pẹ̀lú experience aburú tí nǹkan báyìí ma mú wá ó ma ń ju dáadáa rẹ̀ lọ <coughs> sọwọ́lẹ́gẹ́ tọ́ àbí ẹ̀ só olóòsà kan lẹ mú ẹ̀rà olóòsà ni ó yẹ kí wọ́n pa ní olóòsà kan lẹ́pa èyí mùsùlùmí tí ó padà lọ sí bóyá 200 ni so ẹlẹ́kẹta ni pé pẹ̀tẹ́jìrí wá so ìjọba kò èyí ọ̀ndarú nǹkan báyìí so nígbàtí wọ́n ti wá mọ̀ báyìí tó ti mọ̀rún nǹkan báyìí yẹn pé òfin wà against rẹ̀ ìjọba ti sọ pé bọ́ bẹ́ ṣe rú nǹkan báyìí wọ́n tí ọ mọ́ ẹ̀wọ̀n gbére ni ó wá rò pé tó bá ṣe tó bá dé ti gbọ́n wọ́n aláwọ̀ rẹ̀ so wọ́n aláwọ̀ rẹ̀ so in táfi ní yẹn pé ìfìyà wọ́n mọ́lẹ̀ ẹsọ táyà sí lọ́rùn tọba mọ́lẹ̀ pé ó yá ẹsọ táyà só lè yẹn rọrùn ẹ súnná lákọ̀ sí ìdájọ́ ẹni tó jalè ní pé kí wọ́n súnná àwọn èèyàn sì mọ́ sọ pé ṣẹ̀rí àlè ṣẹ̀rí àlè tó bá dìdájọ́ sí náà àmọ́ tó bá dìdájọ́ olè kò lè kílòkọ̀ rẹ̀ kásùn olè náà pẹ̀lú táyà kò lè fáwọn èèyàn so Ah, bó sì jẹ́ nìyàn ìwọ má lọ dánwò wọ́n ni wàhá húnna tanbihun Sheikh Ubaydi ní ibi báyìí àkíyèsí kan wà tatimmatun li mabahathi al-imamati wal-imara ká fi complete àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn affairs olórí àti direct ìjọba wọ́n ni akúl wọ́n ni mò ń sọ pé man wulliya ala ẹni tá wọ́n ni imma yakunu musliman yálà kó jẹ́ musulmi barran aw fajira yálà kó jẹ́ olùṣe dáadáa àbí kó jẹ́ kíni kó jẹ́ pòkí aw yakunu káfíra àbí kó ṣe pé kéfèrí ni wọ́n ni falwaliyul muslim falwalil muslim olórí musulmi jẹ́ o huwa alladhi yu'taqadu anna lahu fi riqabil albay'a olórí musulmi lè yíò mọ̀ láti sọ́kàn pé ó ní bẹ́yà lọ́rùn yàn so olórí musulmi lè yíò mọ̀ láti sọ́kàn pé á ah, ẹni yí ní kíni ẹni yí ní bẹ́yà lọ́rùn mi ní pé ah, olórí mi ni mo gbà lórí mi so olórí musulmi lè yíò mọ̀ láti sọ́kàn rún kan so wọ́n ni wa anna wilayatahu ní pé àti ìjólórí rẹ̀ shari'iyyatun ní pé ó bá shari'a mu kẹfà ma wàlíyàhà gbogbo bí o bá ṣe jẹ́ dépò lórí ẹ́n ṣe bí kù náà se so ti kù yẹn ti successful náà tí kù yẹn ìbá ti successful o ti tán òun náà lórí náà nìyẹn wọ́n ni kẹfà ma wàlíyàhà gbogbo bá ṣe dépò lórí o bilibẹ́yà àti yálà pé wọ́n búra fún ni so ó dolórí pẹ̀lú pé wọ́n búra ìjọ lórí fún ni au àbí pẹ̀lú pé ó borí àwọn èèyàn ni tó yá ẹ̀yàwó Nàìjíríà ẹ̀yà ìgbàjọba lọ́wọ́ wọn sán ti gbà náà ọ̀tìtàn àwọn náà lórí nù ìbá tí wọ́n bá ti gbà olórí tó wọ́n bẹ̀ ni o tí wọ́n bá ti gbà olórí tó wọ́n bẹ̀ bí ayé tọrí kínkán so àbí gbogbo ọ̀nà tí ò bá jẹ́ pé ó fi dépò olórí ọjọ́ kàákà jí ni ó ti wá smọ́gọ́ ara rẹ̀ wọlé so ti smọ́gọ́ ara rẹ̀ wọlé ó ti dolórí òun náà lólórí ọ̀ wọ́n ni fa'idha wasala ila quturin min aqtar hakimun min al-muslimin wọ́n ni tí ìkanná àwọn olórí nínú àwọn olórí musulmi tó bá dé ìletò kan nínú àwọn ìletò musulmi wa waliya ala hadha al-qutr ó wá jẹ olórílé ìletò

hatta la walau ja'at bihi dawlatun kafira wọ́n ní kódà kó ṣe pé àwọn ìjọba kèfèrí náà mú wá wa nasabatuhu alayna wọ́n wá fi jẹ́ olórílẹ̀ wa lórí rárá o àrígbà àrígbà láyé láyé kò pọ́síbù a ní ẹ má ma sọ àwọn nǹkan tí wà realistic mọ́ ẹ má farabalẹ̀ so ẹni tí ń tẹ̀lé ṣẹ̀rí àyàn farabalẹ̀ àmọ́wọ̀ tó ti báyẹ̀ sí ọlọ́wọ́ bá jẹ́ ìwọ ní ọ̀gá olùfarabalẹ̀ sẹ́mẹ̀dí ni ó fẹ́ káwọn èèyàn farabalẹ̀ ẹmọ̀ pé sẹ́mọ̀ pé ìfarabalẹ̀ náà ní gẹ́jì ìfarabalẹ̀ kí lókọ rẹ̀ dé tí ó padà já sí nǹkan mí ó wà ọ̀ àìfarabalẹ̀ náà wà tàbá kí lókọ rẹ̀ wọ́sàtò náà wà ṣe mọ̀ tó fẹ́ káwọn èèyàn ṣe káwọn èèyàn farabalẹ̀ ní farabalẹ̀ rédèrèdè ká farabalẹ̀ fánù so kí èèyàn ká máa pọ́mpù ká máa pọ́mpù ànù sí wọn lọ́pọlọ so àti ká farabalẹ̀ láti lè tẹ̀lé so wọ́n ni a sami'na wa ata'na a mọ̀ tẹ̀lé a sì mọ̀ gbọ́ yusihimuna fi isha'ati al-amni wal-'adli wọ́n ma ń strive láti tan àlàáfíà àti dédéká àwọn súnnà wọ́n ma ń try gan láti tan àlàáfíà pé kálàáfíà wà nílùú káwọn èèyàn máa káyé àwọn èèyàn lè dáa kan lè rẹ́sì kọ́lọ̀ ọba jọ́sìn fún kọ́lọ̀ ọba jọ́sìn fún ni gọ́ọ̀yà ayé yìí kìí ṣe kárùlù ayé ìdẹ́fì nìyẹn ìdí táwọn olùmọ́fí máa ń takò tawhidu al rárá tàwàhídù tó ga jùlọ tàwàhídù olóhíyà ni so ní pé ká fi ìjọsìn ilẹ̀ fún Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run bó lábọ̀ wá lọ́rùn ní pé gbogbo èèyàn agbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa tẹ̀lé ìdájọ́ Ọlọ́run subhanahu wa ta'ala so yálà yí so ní Ọlọ́run bó lábọ̀ wá lọ́rùn ní ní pé gbogbo èèyàn agbọ́dọ̀ jẹ́ kí wọ́n tẹ̀lé ìdájọ́ ọ̀rọ̀ ọba ìtọ́nà ọba láàbọ̀ ẹnìkọ̀ọ̀kan lọ́rùn ní pẹ́tọ̀ ìwọ máa tẹ̀lé ìdájọ́ ọ̀rọ̀ ọba nígbésí ayé rẹ̀ máa jọ́sìn fọ́lọ́ ọba nìkan ṣoṣo so but àwọn tí wọ́n ní nǹkan ni ìran ẹlẹ́ẹ̀kẹrin nínú ìran ara kí ló gbọ́lá kí ló tẹ́ fi sọ tawhidul hakimiyya ní nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó tàwàhídù tàwàkúlà lè àti sọ́ di ẹlẹ́kẹ́ tàwàhídù tàwàkúl ẹyẹ ká sọ múnà dẹ́lẹ́ karùn tọ̀ kátùmù nǹkan mí kí tó ní ẹ́ tàwàhídù l'isti'ana ọya ẹyẹ ká sọ múnà dẹ́lẹ́ kẹfà kí wá ní hàkíyẹ́ wá ní lórí àwọn yòókù tẹ́ fi yọ́kù nínú àwọn kílọ̀kọ̀ rẹ̀ tẹ́ fi yọ́kù nínú àwọn kẹyẹn ó ní gọ́yà tán fẹ́ àjíbìnì wà alaikum salaam wa rahmatullah so ní tán fẹ́ gbà lẹ́yìn rẹ̀ so wọ́n ní wọ́n ní wa nusratil mazlum àwọn súnnà ma ń gbìyànjú láti ọ̀nà ẹntẹ́básàbòsí fún ala zalim lórí alábòsí wa yas'auna fi jam'il kalima nígbẹ́ bóòlẹ̀ sáàrà alábòsí lọ́wọ́ bá so káàràn wọn káàkàn olórí kan lọ́wọ́ yà àwọn kí ló kọ rẹ̀ àwọn ẹwà ní mùsùlùmí ni yí àwọn kìíní àwọn kìíní wá gba kí ìjọba mọ́ yí lọ́wọ́ ẹwà ń dóbẹ̀ ẹwà ń wòrán àánú Ọlọ́run bá gangan lórí wa ìjọba mùsùlùmí ló wà ń bẹ̀ láwọn èèyàn ń kà fara olórí náà rò pé wọn gbọ́dọ̀ o imagine tí ìjọba kèfèrí bá wá débẹ̀ nǹkan ẹwọ bá àwọn Ọlọ́run bá kà sí ń sànú wa látijọ́ ìjọba kèfèrí débẹ̀ so wọ́n ni a wa yas'una fi jam'il kalima ahlus sunna ma ń sapá bóò ní ọ a sì wà lẹ́yọ̀ kẹni wọ́n ni wa nabdhil furqa àti bá sì ju ìpín ẹ̀rẹ̀ bá sì ju náà wọ́n ni athani min ahli alwilayat wọ́n ni ìran kejì nínú àwọn tó máa ń jẹ́ lórí wọ́n alhakimul kafir olórí tó jẹ́ kèfèrí ẹ mọ̀ wòyàtọ̀ wọ́n ni fahadha o ma bó sì bá àwọn olórí tó rà tó bá gbà kó lórí kéfèrè ni o ti ní tó fi dìfẹ́ndì ara ìrọ́dọ̀ ọlọ́wọ́ bá kéfèrè ni christian ló fẹ́ náà gbogbo wọn christian ní ma ń fẹ́ christian ní ma ń fẹ́ wọ́n a ma fẹ́ àwọn christian in tó fi di kéfèrè náà so wọ́n ni alhakimul kafir wọ́n ní fàhádá yufarraqu baynahu wa bayna al-awwal wọ́n nílé èyàn sí yàtọ̀ láàrin rẹ̀ àtàlá ọkọ̀ fal-awwal huwa huwa al-muslim wọ́n nílá ọkọ̀ yẹn ètò jẹ́ muslimi ma'a i'tiqadina sihhata wilayati aláti sọ́kàn pé a ah, ìjọ lórí eléyìí ó lálàáfíà wa annaha shar'iyya àti pé ó bá òfin mu nuhibbuhu a nífẹ̀ẹ́ rẹ̀ wa nuhibbu lahu al a sì nífẹ̀ẹ́ dáadáa fún gẹ́bí àwọn olórí wọn ò dájọ́ pẹ̀lú nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ kalẹ̀ so ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n a nífẹ́ dada fún wọn wa nansahu lahu mastata'na a sì ma bá wọn ṣe pẹ̀lú àmímá àti pẹ̀lú ikhlas àti nasiha bàbá ṣe lágbàra wọn wọ́n ní wa ammal kafir wọ́n a ní nífẹ̀ẹ́ rẹ̀ wala na'taqidu shar'iyyata imaratihi alayna a sì ní láti sọ́kàn pé ìjólórí rẹ̀ ní pé ó bá ṣẹ̀rí àmúléwà lórí walakin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà o nastaslimu a submit wala nunazi'uhu a ní bá fa tó bá dọ̀lá so bọ́n bá tún tí kéfèé ní mi bá tún débẹ̀ a ní sọ pé ó wọlé a ní ní àtìkọ́ di pé á ah, ìjẹ́ wìláyà rẹ̀ tọ́ ìjólórí rẹ̀ tọ́ àmá kí ni àmá nàìjíríà agàṣẹ́ ìsìsìláàmù náà èyí kọ̀ mọ́ bá láìfù lọ èyí sì máa sàdúwà kọ́nà ọba kí ó wá lá mùsùlùmí síbẹ̀ so kó sì darí àfíà sàwọn mùsùlùmí so mẹ́bà lè sàdúwà kó gáìdì òun náà sí islam so wàlákin nastaslimu a submit fún wàlánù nazi'u wà ní bá bá drag Ah, kèfèrí ìdá ń sọ láti jọ inú ẹ̀yà àwọn ikọ̀ ní musulmi gbogbo àwọn eh, offshoot islam musulmi wọ́n kẹ ń dó dé kí kèfèrí débẹ̀ náà ni ká fi dáwà alá rẹ̀ aládánwò làwọn pípò yẹn so wọ́n ni hirson ala a an tuhma hauzatul islam tàbà fi lè pìzẹ́ntì dignity islam protection islam tàbà fi lè dáàbòbò wọ́n ni wà bídọ́tù ahlihi àti sanctity àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí so àbí bídọ́tù ahlihi so kábà fi lè ṣe kí ní kábà fi lè protect rẹ̀ wọ́n ni wala nu'rid anfusana li muqawamatihi a ní tirawa sí kama confront olórí ẹ mùsùlùmí à nǹkan ti ṣe wá lúyí o à nǹkan ti ṣe wá o so ara o nǹkan kan ò ṣe wá o so ìgbà tí in ta bá ń ṣe pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ìdá ó ìdórédé then ọkọ̀ bá lórí ìbá jẹ́ kéfèé níjú bẹ́ẹ̀ lọ tó yìí ṣe pé kí lọ́kọ̀ rẹ̀ tó yìí ṣe pé kò níwá lára nípa Islam wa ah ó níwá lára kí ọlọ́fí ni wá mùsùlùmí mélòó ló wà níbi nínú civil defense in tó fi ní ọlá ah Ah, nígbà tí mo lọ sí Àbújá mo wá wọnú finance kìíní eh àwọn kìfèrí ti gbá gbogbo kìíní ma lọ́wọ́ dákùn ayé dákùn kìíní túnmọ̀ ilé ìbá ìtọ̀lọ́ so wọ́n ni wala nu'rid anfusana li muqawamatihi wala natasadda li harbihi irọ́ ni irọ́ ni so irọ́ ni bó ọ̀pọ̀lọpọ̀ àwọn kìí tẹ bá yálà kó jẹ́ dédé àbí kí mùsùlùmí jù lọ jù lọ gbẹ́mgbà mi yálà kó jẹ́ kí ni kó jẹ́ dédé àbí kí tí àwọn mùsùlùmí gan tún jù tó tún pọ̀ ẹ́yàrí kéfèé bóyá director jẹ́ kéfèé rí deputy director jẹ́ mùsùlùmí director jẹ́ mùsùlùmí deputy director jẹ́ ni kéfèé rí àwọn táwọn náà ń ṣe democracy àwọn náà àwọn náà ṣe kíni kílòkọ rẹ̀ àwọn náà wọ́n ń ṣe siyasa ni Ah, kò rọrùn fáwọn náà kankan ṣe nǹkan tó yẹ pé wọ́n jẹ́ kí wọ́n yẹ kí ẹ̀wọ̀n pé pípù náà sọ nínú pípù náà sí rẹ̀ mùsùlùmí náà sí kí mùsùlùmí náà ń kóra rẹ̀ sí so irọ́ ni a nídi mùsùlùmí bẹ́ mùsùlùmí tó ti wà mẹ́ǹkọ́ ṣé kú mùsùlùmí yìí máa dá sí náà ni mùsùlùmí tó ti wà mẹ́ǹkọ́ a ń sọ pá káwọn mùsùlùmí ma lọ wọ́n yìí lọ ṣe kí àwọn sọ pé wọ́n kọ́ ma lọ ní ó dàbí ẹni tó sọ pé kí ẹ ma sọ pé ẹn ìlú àwọn kèfèrí owó mẹ́bẹ̀ o Amẹ́ríkà so bí irú nǹkan tí yàn so bí ṣe àwọn pé ẹni àwọn tí wọ́n máa ń sọ pé a nídi mùsùlùmí ẹ̀nà ṣe àwọn pé àwọn náà máa ń sọ náà gbogbo àwọn kan yìí o ní láti lọ lóìbò rízkọ̀ ah, ọlọ́run ọba ṣeré yìí kódà ọba wà ní Burundi so gbogbo bí tó ọba wà ó yẹ pé abẹ́ àpáta lọ́wà rízkọ̀ ọlọ́run ọba tọ́nà ọba ti kọmọ láyé yóò wà bọ́ mẹ́ kọ́ sí wọ́n lóìbò tọ́lọ́wọ́n bá ní ọ padà dínú àwọn tí wọ́n ń sun títí ìlú èbó náà ni ọ sun títí tó tutù ìlú èbó tí ó ṣe kìnnì tí ó jẹ kó mọ̀ ti kó ń lò rẹ̀ so a ní tirawa sí wọn pé wàlá na tasadda li harbihi a ní pìrìsẹ́ntà wa láti já lókun li'annana tu'adila shay'an bin-nisbati li quwwatihi kò lè tó agbára olórí o tó lórí bá tún ní pé wọ́n ti fẹ́ máa dìfìtì ohun ó tún ní kíni ó tún ní àwọn allies allies tó mọ́ ń pè pé àwọn allies our trusted allies tàyókà pé America ní gbé àwọn akílùkọ rẹ̀ àwọn Ikhwan so àwọn tọ̀wọ́ kan wá ní wọ́n kàn ma bọ́m̀bù wọn lọ ní so àwọn bọ́m̀bù tí ó ma já tí tó fáìn so àwọn bọ́m̀bù tó fáìn tí ó ma jáde ẹnu plane báyìí so yóò kàn ma fẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ ní gbogbogbò so kò jẹ́ bó ṣe jẹ́ o so kí ẹ̀mà gàtí ń ṣe o tó bá jẹ́ tó lórí a gbà pé olórí ni a ní ẹ̀ ti kọ́ dẹ̀ rẹ̀ ṣùgbọ́n a ní gàgàtà rẹ̀ sí so kò jẹ́ bó ṣe